والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته so ibini pari ìparí um, tírà Sheikh Salih bin Abdullah al-Fawzan lè jẹ́ yanka lórí ọ̀rọ̀ kí pè ní fi kí náà ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala àdẹ̀tí mẹ́nu bá wọn kan tí ó pọ̀ gan àti díẹ̀ nínú àwọn iwu tí ń bẹ fún albida so mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ ti rí gbọ́yí kí ní kàtà ń pè ní albida kí ní ìdájọ́ albida tú ni àwọn examples díẹ̀díẹ̀ láwùjọ tí àwa náà ń fi ojú ara wa so bàbá wọn sọ pé nígbẹ̀yìn ni wípé innal bid'a baridul kufri in ta fa mọ́ sọ nípa bídá ni ẹ̀ wọ́n yìí ṣẹ̀rí bídá tẹ́ ń wò yẹ̀wò nínú ojú ọ̀nà tó yájú láti jáde kó nínú ẹ̀sìn islam ni albida so ṣeéra muhammad salih al-Uthaymin rahimahullahu ta'ala ọ̀nà ṣàlàyé lè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ láti lè dẹ̀nà tí wọ́n sọ ipé <laughs> ó yá ìdí ni wípé èyàn tó ó ti ń takò áyà Qur'an áyà Qur'an wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan Ọlọ́run sọ pé ìní ni mo ti pé ẹ̀sìn mi fún yín ìní yíò that was 1400 years ago Ọlọ́run ni mo ti pé ẹ̀sìn mi fún yín mo ti parí ìdẹ̀ra mi lé yín lórí mo dẹ̀ yọ́nú sí Islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ ma fi fún mi Ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ tó ti wá kún omi kọ́pù tẹ́ ti bomi sí tó mi ẹ ti kún dé orí báyìí tó ti kún dé orí ṣe tún ní bùkátà sí kẹ́ tún bomi sí ni so ni Imam Malik bin Anas tí wọ́n kú ní 197 after hijra ìkẹ̀nú àwọn Imam mẹ́rin tàà mẹ́ rẹ̀ fi sọ wípé in tí ò bá ti lè sí nínú ẹ̀sìn ní ìgbàyẹ̀wò kò lè sínú ẹ̀sìn ní ènìyàn ayé nígbà ayé tí wọ́n ìtumọ̀ ní pé àwọn ti live more than 300 years ago 1300 eh, years ago àwọn sọ pé ní ìgbà tàwọn yí o tí ò bá ti lè sí kìíní ẹ̀yìnú ẹ̀sìn ipé kìíní láyé ànẹ́bí àti láyé àwọn sàábí ẹ̀sìn náà ń pè kò pọ́síbù kọwàá jẹ́ pé láyé èmi Imam Malik lẹ́yà mọ́ sọ fún mi pé ẹ̀sìn lé ní báyìí kò pọ́síbù how much more time ti wá ta ti sún sẹ́yìn tẹ́yẹyẹ oníkálùkù wá sọ ẹ̀sìn di ìkàn sírí ẹnìkókàn tó dé ní ìsinmi báyìí yóò kàn tún mú ti ẹ̀wá ni ẹnìkókàn dé báyìí yóò kàn tún mú ti ẹ̀wá ni ilé òní rárá ẹ jẹ́ ká tó gba ilé náà sí ẹ ká yọ ilé wọ́n wá ń yọ wọ́n ti bọ̀ kò wá fẹ́ jọ bí ẹ̀sìn Christianity ma wọ́lá ìtẹ́bá káàrùn ìdúmí tàbá ń ṣe ìjọsìn nínú mọ́ṣálásí bá ṣe máa ń sọ ní tàbá ń ṣe ìjọsìn nínú mọ́ṣálásí báyìí ẹ kọ́kọ́ church tàbí yóò tún tọ́tún ma kọrin orin àwọn sẹ̀lẹ̀ orin àkíní àwọn tún wọ́n kàn yọ àwọn alfáàdì táwọn kírísítẹ̀ni ma wọ́n sì ma fi tàwọn wọ́n ma fi aláwọ̀ síbẹ̀ bọ́ sí ìjọsìn ìfẹ́ ìjọ ti kírísítẹ̀ni mọ́ in tó dẹ̀ وهي زيادة زيادة دين لم يشرعه الله ولا رسوله صلى الله عليه وسلم ilé sí ni iṣẹ́ àlékún síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá ní léyìí tí ọlọ́ọ̀bá ò mú wá ká ipé káfíṣí ọlọ́ọ̀bá ò sí ló fi fún wa ọlọ́ọ̀bá ò sí kí ni kò sí ló fi fún wa walbidatu shaburun min al-ma'siyati al-kabira kódà albida tẹ́ wọ́n yẹ ó burú ju àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó burú jù lọ ó burú ju àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ ẹ fura pé àbá ń sọ wípé bídà tẹ́wọ̀n yẹn ojú ọ̀nà tó já lọ síbi kúfúrú ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó kù náà àwọn náà já lọ síbi kúfúrú ẹ̀ṣẹ̀ yìí kìí ṣe kúfúrú bídíà gangan kìí ṣe pé ogbó bídá kúfúrú ó ti di kèfèrí tó bá ṣe bídá but ó yá sáwọn síbi láti di kèfèrí ju àwọn ẹ̀ṣẹ̀ yókù lọ kò tí ìbá yàbí so ó tún wá worst ju àwọn kẹbírọ lọ so èyàn tó bá ń ṣe bídá ó wá rí ẹ̀ tó tún mú tí pé lárájá ha kíní kan ó ṣe mú tí kíní kan sórí bídá tí wọ́n ṣe yẹn ó worst jọ tí lọ ìdí ni wípé èyàn tó bá mú tí kò lè believe pé ọtí tí mo mú yí o òun náà mọ̀ pé tí ò dá ní ó kọ́kọ́ gbà náà in tó wa ẹ̀bà wa sàdúwà á sì mọ̀ bá sàdúwà inṣáàlá dẹ̀ ní yóò padà filẹ̀ inṣáàlá tẹba kọntíníò wá sí fún afẹ́ mọ́ mú kí ní ìmọ̀ kù sí tẹ́yìn ẹwúwáyà kùránì oní padà wújọ kan pé wó lápùmọ́jẹ́ ìṣẹ́lọ́ ọmọ àmá èyàn tó ń ṣe bídá àti ẹ̀ òun kọ̀kọ́ in tí ń ṣe àṣẹ́ ní ìṣẹ́lọ́ ọba náà ni o òun tó ábìlì pé bóò tún ṣe yóò tún wá wọ́n tó bá ṣe bídí àti mo ń ṣe yìí o burúkú ni ẹgbẹ́ bídí àwọn worst gan báyìí yóò tún wá dúndú pé alóhun kú lórí bídí àìníṣẹ́ kò tún wá ní ever ṣe istighfar in tí dẹ̀ ń ṣe yẹ̀wò in tí múnú bí ọlọ́wọ̀ ní láà fáfí mọ́ wípé bídí àtẹ́wò yẹ̀wò ó tún worst ju àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ wà ṣètọ́nù yafrahu biha akthar mimma yafrahu bil ma'asil kabira inú ṣètọ́nù dẹ̀ mọ́ ń dùn sí bídá ju bínú rẹ̀ ṣe mọ́ ń dùn sí àwọn ẹ̀ṣẹ̀ lọ Ah, ṣètọ́nù fẹ́ràn bídíà gan because mọ̀ pé ètò bá ń ṣe bídíà ṣe bí tí ṣètọ́nù ń wò ní pé ṣètọ́nù fẹ́ kó padà lórí tó ń ṣe tó jagun yẹn ṣètọ́nù fẹ́ jẹ́ kó kú lórí ẹni kó lè bà lọ bá ọlọ́ọ̀bà pàdé níbi tọ́lọ̀bọ̀ ti fẹ́ inú yóò sì máa dùn so ah, yá ah, bí lọ́lọ́wọ́ sọ lọ́kọ́ pé alá ukhbirukum bí akhsarina a'mala alladhina dalla sa'yuhum

wọ́n ní لأن العاصي يفعل المعصية وهو يعلم أنها معصية فيتوب منها ilé ńlá ti àlàyé tẹ́lẹ̀ pé ìyẹn tó ń ṣe ọlọ́wọ́ bá yóò mọ̀ kí ẹsẹ̀ ni mo ń ṣe yìí yóò mọ̀ ní ẹ̀dá ẹ̀sàmà bá ń sàdúwà náà ni yóò fẹ́ túbá kún bẹ́ wal mubtadi' yaf'alu al-bid'a ya'taqiduha dinan yataqawwabu biha ila Allahi fala yatubu minha èyí tó bá ń ṣe bídá nìyí yóò mọ̀ sọ wípé yóò mọ̀ wò pé bídá tó ń ṣe yìí òun gangan lẹ̀sìn ọlọ́wọ́ bá Ah, yóò tún wá tẹ́ńpẹ́lẹ́ mọ́ kò sì ní túbá kò níbi bídíà yẹn rárárárá ẹlùmíbà ibi tí ti ṣe bídíà náà ni ó tún kú sí ẹmọ̀gbọ́ ẹnìkan ha ah, ẹni yìí ibi tí ń fàṣẹ́ ń fa iṣẹ́ lọ́wọ́ ibi tí ń fàṣẹ́ báyìí ibẹ̀ ló kú sí kódà ó kú lógi dáadáa èyàn ah, fàṣẹ́ ló kú lógi dáadáa wọ́n ti yá species òun ló tẹ́sàbẹ̀ kébẹ̀t ó sì tẹ́ kébẹ̀t lè lórí ibi tẹ́tẹ́ rìn rìn rìn lọ́wọ́ rìn bọ̀ Hada kúfùrùn bóòlù sí ilé fi kùrán kalẹ̀ kó tẹ́kalẹ̀ kó wá tẹ́màtì lé lórí káwọn èèyàn ma ìyẹyẹ kùrán lè ìyẹyẹ kùrán dẹ̀ ní kò sí èmì jì pé babbala kúfùrù tó straight ni wọ́n sì rí in tó jẹ́ wà tọ́wọ́ ní pé <clears throat> in fàlá ilá ilá tó fi kú ni àyí tí wọ́n ní àwọn ah, ẹni yìí kó dá òkú ni ẹlòmí ọlọ́rọ̀ òun ó wọjà yóò wà lè kí ń bá àwà àfáà àwà àfáà àwà ilé ọlọ́run ọlọ́run madúwó sàtí ń bẹnu yàrá ìlúmí ló fi jẹ́ pé aláfí mẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ ń pé àwọn tán takọ ọ̀ṣọ́ṣogbó kíní kan ọ̀ṣọ́ṣogbó òun fi ókọ̀ ẹ̀sìn islam ẹ̀sìn tó mọ́kànga ẹ̀sìn tawhid ó sì ń fi ókọ̀ rẹ̀ ó dẹ̀ fi ń ṣe ẹbọ ó wá ń jáde sáwọn ẹ̀ pé a ń takó ẹbọ òká tí wọ́n náà sí ẹkọ́ òká tó ń polówó fáwọn ìyàníbí wà sí ẹkọ́ àfá ilẹ̀ gbọ́wà sí wọ́n tó mọ̀ polówó ká fáwọn ìyàfá òká jíjọ láàrínẹ́bí nǹkan eh, tó ń polówó fáwọn ìyànkọ́ òká àtajà ńkọ́ ẹ̀yìn ẹ̀ ń sẹ́bọ́ ẹbọ́ lòká àtajà náà náà kò sí ẹbá yẹn àbí àwọn kùndí tó ń ṣe fáwọn ìyànkọ́ àwọn olúgbóhùn tó ń gbé jáde tó ń ṣe níbi wà sí wàláhì mú dẹ̀ wà sí ẹni ẹ̀ ó dẹ̀ gbé olúgbóhun jáde nínú báyà báyìí lẹ́dẹ̀ fún ẹ̀ àṣẹ́gùn àwọn wọn pa Allahu Akbar bàbá gbéṣẹ́ jáde bàbá gbéṣẹ́ jáde ń bo ìyẹn gbé bó jáde ó dẹ̀ ah. ń pàá wọ́n change mọ̀fúhùmù nǹkan mọ̀fúhùmù ni understanding ṣe rí wọ́n change mọ̀fúhùmù ẹbọ in tán pè ní ẹbọ wọ́n change fún àwọn èèyàn wọ́n wá dẹ̀ ọgbọ́n rẹ̀ lójú wọ́n jẹ́ kó mọ̀ yáwọn yẹ̀ bí pé ṣẹ́rin tẹ́ ń pè lẹ́bọ ẹbọ ọ̀nà kan tó fi lè ṣẹbọ ní pé kó gbé òkúta sínú ilé báyìí kó wá mọ́ tọ́pùlé lórí ẹbọ ní tẹ́ ń ma ẹ má jẹ́ ká lòkà mọ́ ẹ má jẹ́ ká jógun mọ́ ẹ má jẹ́ ká sígbá ká mọ́ wọ́n mọ̀ ní ha tí mo sẹ́bọ́ ní ṣé kí sórí gí ń tọ́kọ sórí èṣù ni àwọn èèyàn ti rò bóyá in tán pèlẹ́ bọ òun nìkan náà ni kéèyàn ṣe kíni kéèyàn tọ́ epo sórí òkúta ní kí ẹ máa lo òká kó fòká sọ́wọ́ kó wá ní ìgbàgbọ́ pé òká tí mo fi sọ́wọ́ yìí tí má ti lè fi kan ọjà mi báyìí ìmọ̀ ta ni ẹbọ ni because ó ti gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba fẹ́lómídẹ́yàn ọlọ́ọba èyàn tó lágbára láti mú rízkù wá wà láì ọlọ́ọba ni ìwọ that's it ẹbọ now bí i tán pèlẹ̀ ẹbọ ni ẹsẹ̀ kìí ṣe pé ẹbọ ni pé mo forí kalẹ̀ generality in tán pẹ̀lẹ́bọ̀ sórí ẹ̀tọ́ fún ìkàlẹ̀bọ̀ Ṣàngó yẹn ó ti gbé ẹ̀tọ́ Ọlọ́run fún Ṣàngó ni náà fi ń pẹ̀lẹ́bọ̀ kò tí ìbá yà rí ó ti gbé ẹ̀tọ́ tó yẹ kó gbé fọ́lọ̀bà Ọlọ́run yẹ kó forí kalẹ̀ fún kó mọ́ sí pẹ́pẹ́ funfun ó wà lọ gbé fún Ọ̀ṣun Òṣogbo náà fi ń pẹ̀lẹ́bọ̀ ó lọ sí ibi Ọ̀ṣun Òṣogbo ó ní Ọ̀ṣun Òṣogbo dákò fún mi lọ́mọ kò tí ìbá yà rí Ọ̀ṣun Òṣogbo fún mi lọ́mọ Ọlọ́run ló lè fún yẹn lọ́mọ

afá tó ń sọ fáwọn yẹ pé ẹsọ ká ẹsọ ogun tàbí ẹmọ́ sọ ogun Ànábì gan sọ ogun Ànábì gan sọ ká azí ẹwọ ohun kan báyìí náà hádà inú shirik so ló fi jẹ́ pé bídíà dẹ̀ ló súnmọ́ ọ́rọ́ bí síbi tí wọ́n ṣe yẹ bídíà wà ní yíwá jẹ́ kọmọ̀ wípé ilé gẹngẹlẹ̀sìn mú wà ní túwákó mẹ́ bá ó túnmọ̀ burú ní dé pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́bàlọ́ bìlífù wọn nínú kìyàmà bìlífù ẹlùmí ò wa ṣe bí kan nínú wọn ló ń sọ wípé tó bá ti lè jẹ́ mùrídí Sheikh Ahmad Tijani o o ẹnìkankan ò lè bèèrè kọ́ṣẹ̀ kankan lọ́rẹ̀ nínú sàárè kò sí ẹnìkankan tí ó bèèrè ẹni kọ́ṣẹ̀ lọ́rẹ̀ nínú sàárè wọ́n lẹ́ ẹni yẹn sọ pé wọ́n àmọ́ bí bàbá Sheikh lágbàjá pé mọ̀ rọ́bùkà kọ́ṣẹ̀ mọ́ primary school asin ẹwà ẹwùn tó ń rọ́ so àwọn yóò mọ̀ gbọ́ kíní wọn ò ní ṣe ìsìnkáwẹ̀ nínú ọkàn ah kí láfáà yìí bọ̀ tó máa gẹ́ Ọ̀ṣun Òṣogbo wọn ah Ọ̀ṣun Òṣogbo ẹbọ ní o whereas a ní wọ́n ti jẹ́ kan understanding yẹ ti dàrú wọ́n ti dàrú àfíká tún understanding yẹ ṣe pé àfá kódà èyẹ lewé láwà ní 2 million èyẹ lewà kímbà 10,000 kó lè kó Kùránì 10 million síwájú báyìí yóò sì jẹ́ èyàn tó yẹ ẹlẹ́bọ̀ jù láyé má wá deceived àgbọ́yé lónìí láti gbọ́ kò tí ìbá yàrí ní ìsìn báyìí wá ní anẹ́bì sallallahu alaihi wasallam tó lọ síbi sàárè ìkàgbà tí kanáà sàhábà kú tánàbí dorí kodò báyìí tán sàhábà dákẹ́ tó ní kálùkù ní pé àwọn dákẹ́ bí ìgbà tí ẹyẹ bá wà lórí àwọn táàfẹ́jẹ́kẹ́yẹ yìí hey ẹ múra dé ọjọ́ yìí o anẹ́bì ń sọ fáwọn yẹn kan múra dé ìjọ tí wọ́n gbé wọn sí tí wọ́n gbé wọn sínú

ìyìn òbí ẹlòmí fẹ́ lè mọ́ ka súnnà tó mọ́ dàgbà gan tó bá tó dàgbà ló tó mọ́ ó expose bí ẹlòmí bí a ní school bí ẹlòmí ní ó kàn tún gbẹ̀ ẹ́ tí ilé tó wà ẹ́ ilé tó wà ẹ́ ibẹ̀rẹ̀ ẹlòmí tí wọ́n expose sáwọn súnnà díẹ̀ pé ẹ́ tó ilé yìí ilé iná tó wà subhanallah in táwà bá dàgbà because in tí àwọn òbí wa táwọn bá lábùjọ tí wọ́n àwọn kan wọ́n fall victim tí wọ́n ni victim ni wọn ò bá ìmọ̀ wọn ò bára wọn láwùjọ tó pé wọ́n ti máa encourage àwọn pé ẹkọ́ ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run bá wọ́n bára wọn láwùjọ tó pé àwọn àfà kan kàtì jòkó sínú mọ́sáàtì kalẹ̀ àyíò kàmọ̀ sọ pé ẹmú albarika alájí kìníkà ọlọ́jẹ́ salbarika ó wọ́n láyínà àtẹ́yìnà ìntàn bá láwùjọ tí wọ́n so bí díà táwọn náà bọ́lọ́dà bàbá wọn wọn làwọn náà ń ṣe kí ní wà mọ́ pasúnnà kò wá ní sí orí pasúnnà yẹ àbútọ́nà bá padà wá sàánú pé àwọn ará ìlú mìta ọ̀nà tó wá ń dìde àyíkọ́ ah, súnà ni ó mú sí gbogbo wọ́n láwùjọ bẹ́ẹ̀ ni automatically ni so wal bid'u taqdi ala sunnah aw ala sunan bidia ni yo a ma pa àwọn sunan ni a dẹ̀ tí mọ́ example lè wá sí ẹ̀yìn wa tukabriruhu ila ashabiha fi'la sunan wa ahli sunan wal bid'a tuba'idu anillah bidia ma biya jina sọ́lọ̀ ọba ni yóò ma gbíyànjì na sálọ́wà bá hu wà tó jì bọ̀gọ́dà bá hu àìkọ́ bá hu a dẹ̀ máa fa ìbínú ọlọ́wọ́ bá àti ìjìyà ọlọ́wọ́ bá wà tó sábẹ̀bù zígal kulubu wa fasada ha ó dà máa fa kọ́kàn ó sọnù kọ́kàn dẹ̀ bàjẹ́ èyí tó wá kẹ́yìn lè tàfi kẹ́yìn lè nínà ni ládẹ̀bí kẹ́yìn tíra bú rẹ̀ tàti wọ́n ni afẹ́sà ẹgbẹ́ táhùrùmù ziyarọ̀ tí lọ mọ̀tẹ́dẹ̀ àwà mujalasatu illa ala wajhin nasiha láhùwà inkaru alì kò tọ́ kí ẹ máa bẹ àwọn bídíà yíwó àti wọn náà mọ̀ pọ̀n sí bídíà tààràtààrà lójú méjèèjì kí ẹ máa bẹ wọn wò kí ẹ máa jòkó tì wọn àyàfi tó bá fẹ́ ṣe nasiha fún wọn ika intanṣe yìí bídíà ni ìpẹ́ kìní kan kí ló ṣẹlẹ̀ sí mùsùlùmí sáà lẹ́yìn náà ló ilé aṣẹ́wó ló wà yìí àwọn ma lọ jùkó tí à ah, wọ́n náà kí ara ah, ilé aṣẹ́wó lè léyìí rí kò tọ́wò tó ti pé bídí àtúnwà ní ó tún wá wọ́sì ju ẹ̀ṣẹ̀ lọ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tó wà ní aṣẹ́wó ni òun náà máa pé àfáà tí mo ń ṣe ò dá ah, wo tí mo ń ṣe ẹlùmí lè mú títẹ́ ọkọ́ mọ́ lọ́lé báyìí ẹkún ní òsùn délé because ó mọ̀ nínú máa ń jẹ pé in tí mo sì yíò dá kò dẹ̀ ní pèpè sí láyé kò ní pèpè sí ikẹ́ ẹyẹyàn ẹmọ mú tí àmì ètò ń ṣe bí díà tí ó tún tí tó ti wá sọ èyàn tó ń ṣẹ̀ṣẹ̀ òní pèpè sí àmì ètò ń ṣe bí yóò mọ̀ pèpè sí yóò tún ọmọ dìsífà àwọn èèyàn ẹlẹ́ṣẹ̀ ò kí ń sábà dìsífà àwọn èèyàn ẹ́ àti ìbáṣepítà ìdélé ní báyìí táwọn ẹlẹ́ṣẹ̀ táwọn èèyàn tó ti fàyè gbà iṣẹ́ dáadáa nítorí kọ́ ìdá ipé ẹfún ní kálùkùlẹ̀ kó mọ̀ sí tó wù príncipì ló kó bá wọn èèyàn ẹwẹ́ sàfílẹ̀ kó mọ̀ sí tó bá wù rárá wọn ìfìyàn lẹ̀ gbogbo àjọ aláyé ìlú yóò kó bá ọgbọ́ wa àìfífílẹ̀ èyí tí bá ń sàbú wọn mú ṣe yíò pa burú táwọn ọkà mọ̀ dédé hun fúnra pé ó sàti sàbúrú mm, mm. ó mú ẹgbẹ̀rẹ̀ pé sàbúrú ni so ní ìsinmi ayúkọ láàfáà fi mọ́ ń sàlàyé anábi ń ṣàlàyé pé fàìdára àìtàlẹ̀dí na ya tàbíru na mata ṣába haminhu fàúláìkàlẹ̀dí na sammahumullahu fàdaruhun nígbàtà nábi ka kùránì pé ìbẹ̀ ẹlọ́wọ́ tafsiru suratu alimron aya tó gùnjù nínú first page tọ́lọ́n sọ pé òun sọ tíra eh, kùrán kalẹ̀ minhu ayatul muhkamat ẹwà lọ́wọ́ tafsiru gbogbo àwọn àfáà ìwọ̀n tán sàlàyé pàáyà ìgbàtà lẹ́gbọ́n àdágbọ́n sọ pé ṣe àwọn ó láwọn ayà kọ̀kan tó ṣe kí ó fẹ́ mọ́ mú gẹ́gẹ́ bí ìrújú wọ́n fẹ́ fi dá fitna lẹ́ni ànígbà wọ́n sọ pé tẹ́ bá ti rí ẹni kẹ́kẹ́ tó pèrà rẹ̀ ní mùsùlùmí ni ó wá ń fẹ́ mọ́ dá wàhálà alẹ́ pẹ̀lú àwọn ìrújú ó fẹ́ mọ́ wá ìrújú anú Qur'an anẹ́bìnrin jìnà sí wọn ni ẹjìnà sí wọn anẹ́bìnrin kí man awa muhdithan èyàn tó bá ń tó misguide àwọn èèyàn ó wá ń dìfẹ́ díẹ̀ fàáléhì lánàtùláà igbe ọlọ́run kó ma bá wal màláíkà àtà màláíkà wal nas ajma'i àti àwọn èèyàn ní àpapọ̀ because bídí àṣẹ in tó léwu gani tó lágbára gani tí yíò gbọdọ̀ fi àyè ìgbàláwùjọ wallahi àti ọ̀rẹ́dì fàyè ìgbàláwùjọ tiwa ó dẹ̀ ti rinlẹ̀ ó ti jòkó àti wá change ẹ̀ padà sí súnnà ó wá dogun torí bídí àti di súnnà máa yẹ̀ lọ́wọ́ súnnà dẹ̀ ti di bídí àmá àwọn èèyàn lọ́wọ́ wọ́n ní pé wọ́n ní pé ìwọ tó bá fẹ́ lọ ṣe nà sí àfún ọwọ́ ẹ̀ẹ́ àfá bídí àtẹ́ ìsẹ̀ yìí kò dáwò ẹfílẹ̀ abú fẹ́ lọ ṣe inkar ó fẹ́ lọ takò lórí àdádálẹ̀ yẹn lè annà mọ̀kọ́ alátọ́ta hù tó áfẹ́rù alámọ̀kọ́ alátọ́ti تؤثر على مخالطه شبرا وتنشر عدواه على غيره because ima joko ima ropo mo gba ni yóò máa jẹ́ kí abun ye ma fan ka ìwọ náà ko bidia lára rẹ̀ ó kó fáwọn ará ilé rẹ̀ ó tún kó fáwọn ọ̀rẹ́ ó kó fáwọn ojúlùmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn anu be se ni ma pe káàkiri se ma pe káàkiri ni e ẹnìkan ní ó kàn lọ sí ìjòkó kan ha ìjòkó yìí he? afá ìsìsẹ́ ìyanu bí o yóò kàn délé ni ha mú ló fi ìjòkó kan lé ní eh iṣẹ́ ìyanu kan ṣẹlẹ̀ ẹ̀ẹ́ àwọn òbá wọn lọ àwọn òdélé wọ́n tún kọ́ àwọn fámílì àwọn ará àdúgbò wọ́n tún kọ́ lọ báwọn yóò ṣe mọ́ pọ̀ ní ẹ̀ báwọn ni bọ́ tó bá kó tí gbẹ́ ní yìí tẹ́ ní ìṣe takùtà lẹ́bí o wo èmi ò lọ ni àwọn èèyàn ní pọ̀ kọ́ọ̀tù bá dé ní ọ̀sọ̀fà òyìn pé ẹyẹyẹn ẹnìkan tó ti wọ́wó in tí ń ṣe yìí ó takunta nẹ́bí mú sallallahu alaihi wasallam kódà gbọ́rí pàdàbí mọ́ ṣe ẹ̀ẹ́ à oníkàlùkò jù kó sílé wọ́n mọ̀ ṣe súnnà ó ní fídíò ṣe ṣe ṣe kò ní rẹ́rò fídíò ni fídíò ń ṣẹyẹ àwọn èèyàn ń gbé káàkiri náà àyíbẹ̀ ẹ̀kọ́ ni àwọn èèyàn ń gbé káàkiri àwọn tẹ́tẹ̀ gbé káàkiri yìí kọ́ wo ní tó tọ́ káàkiri so àbá tó wá tẹ̀síwájú gbogbo náà nípa ọ̀rọ̀ yìí náà ni nípa ọ̀rọ̀ yìí náà ni àbá ń sàlàyé pé ó jẹ́ dédé fáwọn olùmọ̀ àti àwọn aláṣẹ ìlú kí wọ́n kọ̀ fáwọn láti máa ṣe bídá ló jẹ́ kẹ́dí mamlakatul arabiyatus saudiya ní Saudi Arabia tó máa fi pé ah, àwọn súnjú Saudi Arabia náà bó ṣe eh, eh, ẹ̀ lè gbóhùn láyéláyé àwọn ìjọba gbogbo fún wọn nítọ́nà dẹ̀ fi sànú àwọn ìjọba ní pé àwọn àfá tó wà haúlà wọn àfá súnnà àfá kí ni tẹ bá fàyè gbá Saudi náà padà dà gẹ́gẹ́ bí àwọn lumi oníkàlùkù dẹ̀ ramẹ̀ ìsẹ́mfà àwọn olùdó pé tẹba dé Sudan subhanallah eh kí ni sufi ti gbalẹ̀ ha bídíà ti lágbára kódà súnnà kìnnìkìnnì tàbí ṣe súnnà bẹ̀ẹ̀ gan pẹ̀lú ogudọ̀ strong ẹwọ north náà sọ́lẹ̀ àwọn fi ń ṣe ẹwẹ̀ yìí lórí ẹmọ́ gbà fún bídíà so èyàn tó bá àwọn ṣíyà náà wà Saudi ṣíyà wà mẹ́ but ẹ eh, lè rí gbogbo àwọn tó mọ́ṣe bí ìgbà tó mọ́ sára wọn ládá yẹn bídí àkánà ni ẹ mọ́ sára wọn ládá èyí ni ọjọ́ aṣúrọ́ ha kíní kan èyí tẹ́yọ mọ́ jẹ káyókáyó bídí àlúnà àkídà ọ̀nà wá sí ní àwọn mọ́ jẹ oníjọ́ ìrìn wọ́n mọ́ ń dòpé ní nípa ni àwọn ìkan ṣe àṣejù àwọn ṣíyà àwọn ọmọ sára wọn ládá bídíà àwọn ìjọ ẹ̀ normally mọ̀ bá lẹ́fì lọ ti láwọn kátà níbi tí ń ká ṣe bá ti ẹ̀ wọ́n ṣe kọjá bẹ́ so níbẹ̀ ni àwọn síyàwó àbẹ̀bọ̀ wọn kí ń fàyè gbà wọn kọmọ̀ ṣe gbà wọn àpùpákò rẹ̀ because bá ń ṣe níta àwọn yóò gbàtẹ̀jẹ́ àwọn súfì wọn àbẹ̀bọ̀ wọn nígbàkan ṣe maulid wọ́n mọ́ sínú yàrá wọn ni tó afẹ́ ṣe maulid ó lọ sínú ni kí Saudi súfì tó gbajúmọ̀ jù Saudi ni láyé àwọn Ibn Baz nítorí òun náà ma ń ṣe iwá àti tẹ́lẹ̀ nínú bóyá Masjidul Haram ní bóyá Mọ́kà ní àbí Madina wọ́n padà gba sí ti ẹgbà afá in tí òun tó ń sọ yìí ó takò súnnà ó dẹ̀ kílẹ̀ ní kẹsíké bí ẹ̀ntàn pàwọ́ mọ̀ mú hmm, ó kílẹ̀ yìí tó ń sọ yìí òun pèpè sí Maulid ó ní àmọ̀ sí Maulid àmọ́ gbogbo àwọn búrúta àfà súnnà mọ́ sọ pé ó ń ṣẹlẹ̀ Maulid àwọn oníṣẹ́ kò ní sí ikhtilat ni ó ní fílẹ̀ ẹgbẹ̀kọ́ wọn sì jẹ́ so wá pọ̀ bẹ́ẹ̀ kí sí pé kò sáwọn ní bídí àmbẹ̀ náà but wọ́n ń wílì síṣẹ́ láti mọ́ ṣe tààlìmà rẹ̀ ní súnnà wọ́n kọ́ rẹ̀ ní súnnà so àwọn èèyàn sẹ́bẹ̀yìn ṣe ma gúrú ọtí bẹ́ẹ̀ ṣe ma gúrú zìná dó àbúrẹ̀ tó ẹgbẹ́ zìná ní àwùjọ wa ó ti wà neutralized zina ti di sugar daddy àti sugar mommy bẹ́ẹ̀ ni ẹ̀wà ní big daddy so ní ìsinmi ó ti ẹ̀ di bí abnormal thing kẹwàá rí àwò olè ah ọlọ́ndọ́kùnmọ̀ sánú ọkùnbí abúrúta kó wá sí láwùjọ yìí báyìí ìyàwó olé ó ti fẹ́ dìbì abnormal pé à ah, ìyàwó olé ẹ wá ní ní big daddy àbí uncle daddy àbí kì ní kan daddy tá ma ń pè fúnra wọn alé ní o ẹmọ̀ wọ́n ti neutralize náà àbí kí wọ́n ọmọbìnrin owó ọmọbìnrin tí wọ́n ti ń pè bí i 16 àbọ́kùnrin ti ń pè 17 ó wá ti ní boyfriend ó ti girlfriend òbí gámà ó ti ní girlfriend so wọ́n ti neutralize aburú yẹn ní àwùjọ wa bá ṣe neutralize ìbídá bá ṣe neutralize ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀bẹ̀ẹ̀ lọ náà ni ní tí ó dẹ̀ tọ́ kí ẹmọ́ be lo nani ni ti o kí en mo se kini o ki en ma se so bi Allah subhanahu wa ta'ala ku shi da da fún en ko kama ku sọ wa ku ni bi aburú ma záhàrà min ha ma baton so hada wa sallallahu alaihi wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh